نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته سوني لنا àti sọ̀rọ̀ díẹ̀ nípa ìrìnlánù nìká kí tí a níbi pé kí ẹ máa nọ́ọ̀sì ká pẹ̀lú kí ni pẹ̀lú dúf àbí ta ni pé àwọn obìnrin kan náà ló máa ń lu dúfù ààrẹ tí musifa dúfù wa ta ni pé ó yàtọ̀ sí èyí tó ń pè ní bàndírì ó ti yàbí then bákan náà a tún mention ni pé kò yẹ kí àwọn ọkùnrin kan mọ gbọ́ ohun àwọn obìnrin tá bá ti ń kọrin àbí náà so lẹ́yìn yà wá lọ sí àlèwàlì mọ́tò fi tọ́ta ní pé kí ẹ̀ ń ṣe wọ̀límà fìníkà musa àfáwọn ní pé sunna ni ibi dọ̀ apá kan náà àfáwọn ní pé ọ̀rọ̀ yẹn ni bíi uh, ibn hazm adọ́hìrì so but èyí tó correct inshallah ó náà ni pé kì í ṣe ọ̀rọ̀ yẹn as long as pé àwọn èèyàn ti mọ̀ pé wọ́n ti fẹ́ra wọn ó ti yá mi then uh, okay ó wá ní masala kan tí tó yẹ kí n sọ kí n tó lọ sí èyí tí mo fẹ́ sọ nísìn tí tá a sọ òun náà ni pé ìgbà ọlọ́mọ ń ṣe wọlé mà ṣé tá a bá ti ń ṣe ákùdù ìlàmọ́ ṣe wọlé mà ni à ń sọ súnà là ń sọ ní síra ìsúnà ṣe súnà ni pé ká ṣe wọlé mà nígbà tá à ń ṣe ákùdù àbí lẹ́yìn ìgbà tí tó ti wọlé tán ọkọ ti wá wọlé tọ̀ rẹ́dì àbí ìgbà ọlọ́mọ ń ṣe wọlé mà àti sunna lọ́sọ̀ ní sibayo of course alisi wọ̀límà as long as pẹ̀lú ti ṣe do, but èwo ni sunna bẹ́ẹ̀ so èyí tí anabi ṣe òun náà ni pé lẹ́yìn ìgbà tí anabi ti wọlé tọ̀ àwọn obìnrin lóyún anabi wa ṣe wọ̀límà ó ti yà bí ìgbàdá àtọ̀ ní sọ̀rọ̀ pé a ti ṣe akudu ní sibayo kódà ó ti délé ọkọ̀ rẹ́dì wọ́n ti wá wọlé tọ̀ after dem wá ṣe wọ̀límà ó ti yẹ báwọn òun ni sunna so even though àfa mi sọ nǹkan mi but èyí tá a rí evidence fún náà ni pé ànábì ṣe lẹ́yìn ìgbà tó ti wọlé tó àwọn obìnrin náà ó ti yà bí ogan ni sunna but tẹ́yìn bá wo yí báyìí ní sí báyìí ó lè fẹ́ dáwọ́ kàlí gbà mí àbí so tẹ́yìn bá ṣe wọlímà after akudu kò sí nǹkan tó ṣe ń ṣọ́ta àlà that is àṣẹ akudu tán ó wá ṣe wọlímà kò sí nǹkan tó ṣe ń ṣọ́ta àlà ó ti yà nam even though ìtújẹ́ sunna ó náà ni pé inshallah lẹ́yìn ìgbà tó bá ti wọlé tó obìnrin náà so wá ní masala kan títọ́ ẹ̀ka sọ́lá náà time mention nípa ọ̀rọ̀ wàlímà òun náà ni pé ẹ̀wọ̀n pa ni pé ọ̀rọ̀ yẹn ni kẹ́yàn lọ kẹ́yàn ṣe ìjábá tu dáwà bí tó bá ti jẹ́ ti wàlímà tu alìrùs àbí tó bá ti jẹ́ wàlímà tu alìrùs a ní pé ọ̀rọ̀ yẹn ni àwa mọ àwọn conditions wa tá a fi sọ pé ọ̀rọ̀ yẹn ni àbí tó tá a pé àwọn conditions ó ti wá pé ní sí ṣé tó bá débẹ̀ ṣé ọ̀rọ̀ yẹn ni pé kó jẹun àmì nǹkan méjì ni pé ìkàlá ọkọ ni pé kí ni a lọ síbẹ̀ ìkàlá ìkejì ni pé èèyàn wa jẹun bẹ́ẹ̀ ó ti yàbí ṣé ọ̀rọ̀ yẹn àti mọ̀ pé ọ̀rọ̀ yẹn ni pé kó lọ síbẹ̀ àmọ́ ṣé ọ̀rọ̀ yẹn ni pé kó ṣe kí ni kó jẹun náà so ibn sèmi rahimahullah nípa masala yẹn wọ́n wọ́n sọ̀rọ̀ kan parẹ̀ so wọ́n ni pé afa tó kọ zadul mustaqni an ongani mazhabu àwọn hanabila ó ní pé wàlà yẹjibul aklu àwọn hanabila kí náà gbà ó náà ní pé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe kí ni kó jẹun nǹkan tó jẹ́ ọ̀rọ̀ níbẹ̀ ní kékeré ó náà invitation yẹn àmọ́ tó bá débẹ̀ tí ó bá jẹ́ ẹ̀kan wọ́n ní bí kò sí nǹkan tó ṣe lọ́dọ̀ àwọn afa kí ni hanabila so ah, ibn sèwọ́n ní pé ai al eh, aklul madu'uwi laysa biwajib that is nǹkan tó ń sọ wọ́n ti sọ mọ́kí fún ní síbáyò wọ́n ń ṣàlàyé nǹkan tó ń tàti sọ wọ́n náà ni pé aklul mad'uwi laysa biwajib so èyàn tí wọ́n pè nǹkan tí àwọn afáyí sọ ni pé kì í ṣe ọ̀rẹ́ kó ti kí ni kó jẹun wa innamal wajib alhuduru faqat so nǹkan tó ń sọ ni pé nǹkan tó jọ̀rọ̀ òun náà ni pé kó ṣàti lọ sí ibi tó ń invite sí lè kọ́ òlì torí nẹ́bi tí a nẹ́bi ni pé idha du'iya ahadukum tó bá ti pẹ́ nìkan inú yín pé kẹ́ lọ fún walimatu nikah walimatu urs anábì ni pé falyuji kó ṣe kí ni kó yá dáhùn ọ̀rọ̀ ẹ̀yìn àbí kó ṣe kí ni kó lọ síbẹ̀ fa insha'a tó bá wù akala kó jẹun wa insha'a tó bá dẹ̀ wù tarọka kó mọ́ jẹun so hadithi ní sì báyìí òun ni wọ́n gbára lé láti fi sọ pé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe kí ni kan jẹun ṣe fọ́lọ́ kí ni yàbí فهذا الحديث شواري حديث يو يدل على أنه لا يجب الأكل so tabawo hadithi bó ṣe bó nǹkan tó hàn níbi hadithi òun ni pé kì í sọ̀rọ̀ ẹ̀kọ́ jẹun so yíyà bí ọwọ́ ni pé wàl hadithu sabik àmọ́ wọ́n ní hadith kan tá ti kà tẹ́lẹ̀ kí ni hadith náà òun náà níbi tí anabi ni pé ìdàdúrẹ̀yà ahadukum this is hadith ìdádúyà àhàdókùn tó bá ti pẹ̀ nìkan nígbé kẹ́ wá fún wàlímàtún nìka fàlìyùsù kó ṣe kí ni kó dáhùn fa nǹkan sọ iman tó bá ṣe pé ó ń gbàwẹ̀ ni fàlìyùsọ́lì ayé fàlìyàdùrù kó ṣe kí ni kó ṣe dùá fún èèyàn tí tó pé táyé pé ó ń gbàwẹ̀ ni bọ̀ kó mọ̀ jẹun ó ti bá wọn wà nǹkan muftirọ àmọ́ táyé pé kì í kó gbàwẹ̀ anábìsọ pé kí ni fàlìyùtì kó ṣe kí kó yá jẹun láàrá amúrù amúrù kan ní pé tó bá wù kó jẹun tó bá wù kó mọ̀ jẹun àtúwárí amúrù tó sọ pé kó jẹun ó ti yàbí àfáwà sọ pé àmọ́tá bá wo hadith àti kàtẹ́lẹ̀ yẹ̀dúlọ àlàwùjú bil akili ó ń tọ́ka sí pé dandan ní pé kéèyàn jẹun ṣó ń yàbí lìkọ́wùlì torí pé ànábì ní pé fàlìyú tìrìm kó yá jẹun tó bá débẹ̀ tó wáyé pé kò gbàwẹ̀ ṣe é fọlọ́kì ní yàbí torí ìsìnbà àdìsí méjì ní ìsìnbà ìkan ní pé tó bá wù kó jẹun tó bá wù kó mọ̀ jẹun ìkan ní pé kó jẹun fàkẹ́yìfà jam'u bayna al-hadithain so bóòlá ṣe wá ṣe jam'u bóòlá ṣe reconcile hadith méjì báyìí ó ti yé afá ni pé al-jam'u baynahuma nǹkan tá fi ṣe jam'u nǹkan tá fi jọ nípapọ̀ pé àníṣẹ́ kò takora wọn nǹkan tá fi ṣe jam'u náà ni pé innal khiyar idha lam yatarattab ala tarkil akli mafsadatun pé èyí tó ní pé ka choosing àdísọ sọ pé tó bá wù jẹun tó bá wù mọ́ jẹun a sọ pé ìyẹn ó ń sọ̀rọ̀ ń pa tó bá ṣe pé kò sí mafsada ń bẹ̀ ṣe ń fọ́lọ́ báyìí tó bá ṣe pé kò sí mafsada níbi pé kí n mọ́ jẹun àbí kí n jẹun tí bá wọn pé kò sí any yàní evil consequence tó máa tó máa jáde ń bẹ̀ ibẹ̀ ni mo lè choose ṣe ń fọ́lọ́ àbí pé a ah, tí n bá jẹun yìí báyìí kò kan ẹni yìí tí n bá jẹun kò kan náà so irú situation yẹn tó bá wù kó jẹun tó bá kó mọ̀ jẹun o ní àdìsí aláàkọ́ eh, ní àdìsí lè tó ń sọ yìí fa intarọ́ taba aláìhì mafsada àmọ́ tó bá ṣe pé tí n bá jẹun ó máa dáwọ́ la kalẹ̀ afáni pé fàlà ṣáka fi wùjú bìlà akẹ́l so kò sí èméjì bẹ́ẹ̀ pé dandan ni kó jẹun tó yóò máa dáwọ́ la kalẹ̀ bí kéèyàn lọ sílé fámìlì ní síbáyì bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ so a fẹ́ lo sítìn láti fi ṣẹ́tù lìjà mo tún débẹ̀ ìtún jẹun ẹ̀kí wà látún ní àbí a ní pé karojulin wọ́n á mú example wa bí arákùnrin kan tó ṣe pé sọ́nà àwàlímà tashatin ó ṣe wàlímà ó dú ẹran bóyá àgbò ni àbí ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwòṣà àtẹ́nà àbí méjì ló dún bẹ́ẹ̀ àwọ̀ aksar àbí ó ti wa fakọ́ọ̀lù wọn ni pé nǹkan táwọn afáàsọ ni pé láyé jùbọ̀ àìlẹ́yìn àkùl ọ̀rọ̀ yẹn pé ká jẹun wọn ní pé kì í sọ̀rọ̀ yẹn mọ́sábà àwọn hanabila ni wà máa náhùn bí àkìlín tó à ní jẹun èèyàn tó gbó ti ṣe wàhálà wà ní pé wá jẹun ẹni pé ẹ jẹun afá ni pé fàhádà fi hìnà zọ so tẹ bá wo kí dada kò kò lọ dada kò wá òkè lè kọ́ọ̀lì nàbí so wọn wá mú àlọ́dà evidence wá pé ànábì sọ fún arákùnrin kan mọ̀tẹ́sìrì ní na àhíyàtàn tó lọ dájókòó síbì kan àyàn ń jẹun lọ́wọ́ níbi wàlímà ó wà lójókòó síbì kan wa sọ fún pé ok anẹ́bí ok before then wà kọ́ òun wá ní pé in ní sọ mò ń gbáwẹ̀ of course àwẹ̀ tó ń gbà yà àwẹ̀ tẹ́ ṣe ti ọ̀rọ̀ yàn ó ti yàbí olóhùn gbáwẹ̀ ni òfin jẹun fàkọ́ọ́lá rọ̀ṣùlùlọ́ anẹ́bí wa sọ fún pé dàákùm àkúkùm ọmọ ìyá yóò ṣe kí ó pè wàtàkàlà fàlákùn kódà ó tún ṣe wàhálà tó pọ̀ láti fi jẹ́ pé ẹ̀ṣẹ́ àrùn jẹjẹ so for that reason cool jẹun thumma sum yawma makanahu in shi'ta lẹ́yìn ìgbà yẹn wá gbáwẹ̀ mí tí ó mọ̀ rúpọ̀ àwẹ̀ yìí ó ti bá àwọn tó bá wẹ̀ tó gbé kìí ṣe àwẹ̀ ọ̀rọ̀ yẹn àmọ́ ọmọ yẹn jẹ́ pé ó ti ṣe wàhálà láti fi dáná fún yín ẹwà ní pé ọ̀níjà ara wà ókè okay sẹ́rí pé àdísì ní síbẹ̀ yìí ilé tún clear rẹ̀ díẹ̀ ọ wá ní pé wà sọ̀hí àfá ní pé ètò correct ni pé anal akla wà jibun pé kí ẹ̀tẹ́ bá ti débẹ̀ ọ̀rọ̀ ẹni bí kò ṣe kí ni kò jẹun ilá àlàmán yẹsu ilá àlàmán sàwùmúhù wà jib kàmásàbàk àmọ́ èyàn tó ṣe pé àwẹ̀ tó ń gbà àwẹ̀ ọ̀rọ̀ yẹn ni bóyá ó ń ṣe kọ̀dọ́wù bóyá kò gbàgbẹ̀ kan ní ramadan ó wá ń ṣe kọ̀dọ́wù rẹ̀ ọ̀rọ̀ yẹn ni àbí ó ń ṣe yàní nazuru ó ti promise Allah pé òun máa gbà rẹ̀ ó ti bá wọn ó wá ń gba ọ̀rọ̀ yẹn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ àbí kàfárọ̀ gan ó ti rí àbí tó gba àwọn àbí tó yẹ pé ó jẹ́ ọ̀rọ̀ yẹn tó yẹ pé òun ló fi bá débẹ̀ so kì í sọ̀rọ̀ pé kò yẹ kó jẹun ó yẹ kó ṣe kíni ó yẹ kó kọ́tù àti mọ̀gbà rẹ̀ wọ́n tó yẹ pé tó yẹ pé àwẹ̀ tó ń gbà kì í ṣe kí náà pè ti ọ̀rọ̀ yẹn ara ó yẹ kó jẹun ni gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ yín báyìí àfáà ni pé awuman yẹtadọrọr bil akil àbí tá a bá rí pé ẹnìkan wà tó yẹ pé bóyá tó bá jẹun ó máa fa wàhálà fún so máa kọ́sì ham fún eléyìí ní sinmi òun náà kò sí kíni kò yẹ kó kì í sọ̀rọ̀ kó jẹun lè anna bàdọ̀ nas torí pé nígbà mi nínú àwọn èèyàn kọ̀dìyàkúnù màrí ìrọ́jẹ́ kó bóyá wà sick bí marodin pẹ̀lú àárẹ̀ tó ṣe pé yàtájú ìlà himiyatun bóyá ó nídìí àti mọ̀ ṣe diet bẹ́ẹ̀ ó ní di dieting hemi ni wọ́n ń pè bẹ́ẹ̀ himia tún òun náà ni diet ah so kò jẹun kì í jẹun púpọ̀ báyẹn wọ́n ń pè ní himia tún so bóyá àárẹ̀ tó ń ṣe ni pé ó ní di àti reduce oúnjẹ tó ń jẹ sọ́ọ́sì tó bá jẹun ní ibà yìí ó máa dáwà fún so irú yẹn báyìí ní sì báyìí o fàlàyé ṣẹ̀tì wà ní yàkùn kò lè jẹun so ẹfilẹ̀ kì í sọ̀rọ̀ yẹn fún àwọn tí ò bá ní any issue ó yẹ kó jẹun ni ó ti yà bí afáà ni pé wàkọ́ọ̀lù rọ̀ṣù ṣe wá rí gbóná wà nẹ́bi sanẹ́bi ni pé ìṣá akal wà ìṣá àtàrọ̀ tó bá wù kó jẹun tó bá wù kó má jẹun ṣe rí eléyìí ní síbáyìí wọ́n ní pé yóò hàmàlà àlà sọ ìm pé ni pé a lè lò fún èèyàn tó ń báwẹ̀ tó ṣe pé kì í ṣe ọ̀rọ̀ yẹn ṣe ń fọ́lọ́ àbí èèyàn tó ń báwẹ̀ kì í ṣe kí ni kì í ṣe ti ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ ọkàn gba àbí àwọn ìmí nínú àwọn àwẹ̀ tí pé ó jẹ́ kìí sọ̀rọ̀ yàn so tó bá wù kó jẹun tó bá wù kó mọ́ jẹun ó ti àbí awọ àlá ìdálàmíyàkùn fi ìdálìkà mọ̀dọ̀rọ̀ àbí àbí ká ní pé wọ́n lò fún àwọn tó yẹ pé bóyá tá tó bá tẹ ẹ ẹ ẹ kò sí any consequence fún kò sí any mafsara fún tó bá jẹun tó bá wù kó jẹun tó bá wù kó mọ́ jẹun wà ilá fàlàṣàkà ìndà kúlì anna hadha mímá yustakbahu àdátàn àmọ́ tàbá wò dáadáa àmọ́ rí pé kò sí èméjì bẹ́ẹ̀ pé tẹ́yìn bá ṣerú nǹkan báyìí pé èyàn jẹ níbi tẹ́yìn bá lọ so kódà àádà gan ò gbá wọlé ó ti yà mí àyìnyádìí wà náà kó pé àwọn èèyàn wà yàdúrù wọn wá wá sí ibi tí tán ṣe wàlímà tó mà yà kúlù kan sọ pé alákùlù rẹ̀ wà jù pé àkáàjọ kì í sọ̀rọ̀ yàn kò wá òkè dó ó ti yà mí rìpọ́ǹtì náà ni pé áṣù ni pé kí ni ó yẹ kó jẹun ni àmọ́ àyè pé ó ń gbàwẹ̀ ni tó bá wù ú yóò ṣe kí ni kó jẹun dájú ó ń gbàrẹ̀ tó kì í sọ̀rọ̀ yàn tó bá wù ú kó jẹun tó bá wù ú kó mọ̀ jẹun àmọ́ kó sọ fún àwọn yẹn pé mò ń gbàrẹ̀ ni o kì í gbé àyìnfẹ́ jẹun mò ń gbàrẹ̀ ni o ó ti rà bí àbí tó ayé pé àti ìbá jẹun kódà àwọn fáàmì sọ pé tó bá ṣe pé òkè àpàdà kan ṣọ́ta àìlà àpàdà kan ìṣàlà to the point rẹ ni pé èèyàn tó bá ń gbàwẹ̀ tó bá yí pé ó jẹ́ náfìlà àhà tó bá wù kó jẹun tó bá wù kó mọ̀ jẹun àmọ́ ìwọ̀ tó yí pé ọgbàwẹ̀ àfá ní pé kí ni ọ̀rọ̀ ìpín kẹ́ẹ̀ṣe kí ni kí ẹ̀ jẹun náà ok usman ṣọlá náà so ìyẹn ti yá now the next masala ọ̀nà ni pé ṣé èwo ló dájú ìyẹn tó yí pé bóyá ó ń gbàwẹ̀ tí èṣe náà fílà ṣé the person pé kó kó kọ́tà àwọn yẹn kó wá jẹun àbí kó mọ́ kọ́tẹ̀ ẹ̀pẹ́ ní sàti sọ pé èyàn tó bá ń gbàwẹ̀ tó bá jẹ́ náfìlà tó bá wò ó lè jẹun tó bá wò kó mọ́ jẹun àbí náà èyàn tó yẹ pé ó ń gbàwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn kò gbúdọ̀ jẹun àbí ìwọ tó yẹ pé ọ̀ gbàwẹ̀ ó yẹ kó jẹun ni àbí náà but ní sì báyìí ìwọ tó bá ń gbàwẹ̀ tó wá jẹ́ náfìlà ṣé al-afdol òun náà ni pé kéèyàn jẹun àbí kéèyàn mọ́ jẹun ṣùgbọ́n ṣàwọ́kánì rahim afọ níbi nílò àwùtọ́ so one sọ́rọ̀ nípa masala yẹn sọ ní pé ó ní pé wàhál yustahabu lahu ẹmọ gbọ́ o wàhál yustahabu lahu an yuftiro nǹkan sọ̀wọ́mùhù tàtọ̀wọ́á ṣé mustahabu ni ṣé èyí tó dájú ni pé kó ṣe fitru that is kó já àwẹ̀ tó ń gbà tó bá ṣe pé àwẹ̀ tó ń gbà ó jẹ́ yàní náfìlà afáàní pé ẹmọ̀gbọ́ o kọ́lá aktharu shafi'iyya so most àwọn afa shafi'iyya wà máa wà báàdùl hanabila tí apá kẹyìn àwọn hanabila wọ́n ni pé nǹkanà yashukku ala nǹkanà yashukku ala sọ́hìbì dáwà eh, eh, saumuhu falafdol alfitr wọ́n ni pé èèyàn tó bá ń gbáwẹ̀ yẹn tó bá ṣe pé tí ò bá jóúnjẹ yẹn yóò mọ dáwà kalẹ̀ láàrin wọn àti àkínà ah, ń pè èèyàn tí tó pè wá wọ́n ní pé kí ni afdol kó ṣe kí ni kó jáwé náà kó ṣe kí ni kó wá jẹun ọ wá ní pé wà ilá fasọm àmọ́ tó wáyé pé kò sí gangan tó dì kò fa any issue kankan wọ́n ní pé kó ṣe kí ni ó lè kó ṣe kí ni kó gbàwẹ̀ ó ní best àmọ́ tí ò bá gbàwẹ̀ kò sí nǹkan tó ṣe inṣàlá so this another matter tó yẹ kí kí ẹ̀ ń sí inṣàlá so ó dàbí pé a ti parí ọ̀rọ̀ wà límàbá yẹn níṣìí báyìí já lọ sí albabu athalif náà abu a note question inshallah so albabu athalif filkhul'i so a ti wọ ọ̀rọ̀ alkhul'u àwọn masáì tó ń ṣe pẹ̀lú tọ́lák ó ti yà mí so wọ́n ní pé wà fíhì masalatan lábẹ́ khul'u a mọ mention masala méjì nìkan wọn ni pé alimasala tulu ula nǹkan aláwọ̀kọ́ tá mọ mention níbẹ̀ òun náà ni ma'anahu wa adilla tu mashru'iyatihi so kí ni kí náà gbàlẹ̀ pẹ̀lú alkhulu'u tàbá ti ní pé khulu'u khulu'u kí la gbàlẹ̀ pẹ̀lú khulu'u then kí wá ni evidence pé a lè ṣe gẹ́gẹ́ bí musulmi bí nǹkan tẹ́yàn lè ṣe gẹ́gẹ́ bí musulmi so ẹjá bẹ̀ pẹ̀lú ìtumọ̀ alkhulu'u àwọn ni pé tààrífù alkhulu'i kò kí ni mínì khulu'u wọ́n ní pé alùkhulu'u lugatan tá a bá fẹ́ lo èdè larabawa kí náà gbàlù pẹ̀lú khulu'u wọ́n ní pé ma'khudhun min khul'i thawb so wọ́n yọ wọ́n extracture láti bo láti pé bóyá kí ẹ̀ ń bọ́ aṣọ èèyàn tẹ́yìn ti bọ́ aṣọ tẹ́yìn bá ti báyò kalẹ̀ ọ̀nà ń pè ní kí ni khulu'u wa khulu'u náà ó ti rà li anna kulla mina zawjayn libasun lil akhar torí pé in reality ọkọ àtìyàwó wọ́n ṣe kí ni wọ́n jọ jẹ́ aṣọ fúnra wọn àbí hunna libasun lakum wa antum libasun lahun ó tí àbí náà so wọ́n yọ kúrò láti bú láti kọlùrù àtàwọ̀ kí ẹ̀ ń bọ́ aṣọ kalẹ̀ láti ìyàn ìdè larabawa àmọ́ wà ṣára níbi àṣẹ̀ríà wọ́n ni pé fúrúkọtù òun ni separation nìkan gàdánpẹ̀ ní kúlùú ọlọ́nìkí ni forkotun separation nìkan tẹ́jìrì separation separation pé kẹ́ ń pínyà tẹ́jìrì bẹ́yìn zaujain tó pé ó ṣẹ̀ láàrin ọkọ̀ àtìyàwó àmọ́ àìlà ìwádìn àmọ́ pẹ̀lú kíni pẹ̀lú price kan pẹ̀lú owó kan tẹ̀dfà ihu almaru atu lè zaujain èyí tó ṣe pé ìyàwó yóò mọ so ìyàtọ̀ tó wà láàrin òun àti tọ̀láàkì nìyẹn táwọn akọ̀ àdìmẹ́ṣọ́ tààlà húlùú iwájú mọ́ wà ń bẹ̀ torí pé fìdáwù ni more or less like obìnrin yẹn ó ṣe kí ni ó fẹ́ ransom ara rẹ̀ pé á ah, ìsìn lọ́dọ̀ ọkùnrin yìí mọ́ ìsìn bẹ̀ ó ti àbí èmi ti kó lọ́dọ̀ mánì yìí so nǹkan tí ó fi ransom ara rẹ̀ náà ni pé ó máa sanwó ni àbí so mo fún yín lówó ẹ fi mí kalẹ̀ ó ti àbí àbí mo fún yín ní kankan tápàdà wọn sọ ṣọ́ta àlà so ìkànnà pè ní kúlùú ó náà ní pé kí ni kí ọkọ àti ọkọ ní concentrate láyé ara wọn pẹ̀lú pé obìnrin sanwó fún ọkọ àbí ó sọ̀rọ̀ kan fún ọkọ pé ẹ̀fí mi kalẹ̀ so ń yà bí so nísà wọ́n sọ pé ní ìgbà ẹ̀wọ̀n ẹ̀kí wọ́n sọ pé bóyá obìnrin ló béèrè wọ́n sọ bí àbí wọ́n kà ní pé ó ṣàṣẹlẹ̀ àbí meaning that obìnrin ó lè béèrè ọkọ ọkọ fúnra yóò sọ pé mo fẹ́ fi ọkàlẹ̀ àmọ́ mo fẹ́ kọ́kọ́ sọ fún mi náà kí n tó fi ọkàlẹ̀ ó náà mọ́ ṣẹlẹ̀ náà kódà ó pọ́sù kó ṣe pé bóyá family gan ló ló mú wá as long as pé that separation ó ṣe àti ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó àmọ́ ìyàwó wá sanwó fún ọkọ òun pè ní kí ni alukulu even though mostly obìnrin ló mọ́ ń béèrè àbí pé à ń ṣe mọ́ àmọ́ tó ayé pé ọkọ náà ló béèrè tó wá ní pé àmọ́ kọ́kọ́ fún mi lówó náà kí n tó fẹ́ fi ọkọ̀ àlẹ̀kùn nígbà tó ṣe ṣọ̀tà àlà ó ti yá àbí náà ọ wá ní pé bí alfazin maksusọ ṣùgbọ́n ó wá ní àwọn specific gbólóhùn tá a máa ń lò láti fi ṣe húlùrù bí ká kí n sọ kí n sọ pé kọ̀láàtùkì mo ti ṣe húlù rẹ̀ mo ti fi ọkàlẹ̀ àlàkázàwàkázà pẹ̀lú owó báyìí tọ́ fún mi àbí kó ní pé fasáàtùkì dáàsára wọ̀dẹ̀ kí n ń lò fasáàtùkì àlàkázàwàkázà bí nàìjíríà ó ti yé báwà bí méjì yìí ni wọ́n mọ́ ń lò ó ti yé but in reality kò sí alifáàzù maksusọ fún in reality kò sí specific wordings fún even though àǹkan tá a sọ ó wà lára àǹkan tí pé ẹ̀ lè sọ láti fi ṣe kúlùrù so ibi tí mo ti rí ẹ̀wọ̀n náà ni gbólóhùn uh, ibn themin so even though ibn abbas náà sọ̀rọ̀ nǹkan báyìí pẹjá ka ọ̀rọ̀ ibùdó sèmi nípa masala yẹn a wá ní pé so ibùdó sèmi ní pé wàhtàrọ̀ sheikh islam ibùdó sèmi yàtà rahimahullah annahu laysa lahu alfazun ma'aluma ay makhsusa pé eh, sheikh islam ibùdó sèmi ya nǹkan táwọn ṣíṣù náà ni pé kò sí àwọn specific terms tá fi máa ń ṣe kúlùrù gẹ́gẹ́ bí àwọn fáàmì ìsìnmọ́ ń sọ pé á ah, ìdá lo kọ́lá àbí kẹ lo fásákọ̀ àti àwọn kàmí tí wọ́n ń lò ó tí àbí so wá ní pé lè anna al-maksud bihi huwa fida ulmar àti eh, nafsiha huwa fida ulmar àti nafsaha min zaujiha so torí pé nǹkan tá fẹ́ lóun bẹ́ẹ̀ òun náà ni pé kó ṣáà ti ransom ara ẹ̀kọ́ àǹkílá fẹ́ lásán ara wa ó náà ní kí ni owó àbí tó bá ti fún lówó báyìí ó ti tan kò ní di pé ká mọ ìgbà tán lò tó ń yà bí wà àìláhàdà tó pẹ̀lú nǹkan sọ yín báyìí o fàkúlù láàfin yàdúlò alàlìfẹ́rọ́ gbìlẹ̀ ìwà fàwọ́ àkọlùrùn gbogbo lóhùn tó ń tọ́ka sí pé a separate pẹ̀lú pé wọ́n fún mi lówó kúlù náà nìyẹn kódà kò wá sọ pé tọ̀làtúkì ó lo kẹ́límà tọ̀làk àmọ́ àlàkádà mí gbẹ́gbẹ́ àwọn afáàmì ó sọ pé tó bá lo kẹ́límà tọ́lákọ̀ so a jẹ́ pé tọ́lákì ni kì í ṣe kúlù mọ́ o àyàn tó wà láàrin tọ́lákà àti kúlù rù nígbẹ́ níbi tọ́lákù tó bá ń ṣe ìdà lọ́wọ́ ó lè sọ fóbìnrin pé tọ́ ń ṣe tọ́lákù mọ́ padà sílé àmọ́ kúlù rù àmọ́ kúlù rù tó bá ti gba kúlù yẹn wọlé kò lè sọ fún pé padà sílé o tó bá ti parí ìdà bá ó ti lọ náà nìyẹn so yàtọ̀ tó wà láì tọ́lákà àti kúlù náà nìyẹn inṣáàlá so àfáàmì wa ni pé tó bá lo kẹ́límà tọ́lákọ̀ kò báyìí pé ó gbowó ó ti rí bá wọn ní pé tọ́láàkì náà ni but the collection náà ni pé kí ni ó ṣàti gbowó àbí kúlù náà ni inshàlá ó ṣàti gbowó kúlù ni so ẹ mọ̀ sọ pé tó ikú lo kẹ́límà tọ́ lakọ̀ even though the best náà ni pé kí ẹ̀ ń lo àwọn kẹ́límà tó yẹ pé kò ní any other meaning ju pé kí ni kúlù náà ni bíi kọ̀ọ̀lá túkà bíi fàṣàtúkà bíi fàdé túkì láti àwọn ọ̀nà fìdá ò fàdé túkì tó mo fi ọ́ kalẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú owó báyìí tó fún mi tó ń yà bí àfáà ni pé hátà làwákọ̀ á bí láfi tọ̀lák kódà kò bá ṣe pé ó lo kẹ́lẹ́mà tọ̀lák as long as pé ó ti sanwó fún àbí ó ti fún ní kankan tóun náà yọ ló sì pé nǹkan báyìí mo gbà tí mo fi ọ́ kalẹ̀ kúlù náà ni ó ti yà bí ọ wá ní pé bí à ń bí kó sọ pé tọ̀lák tu zọ̀jẹ́ ti àlà kọ̀dúrúhù alifuriyal bí kó sọ pé ah, tọmọ ti ṣe tọ̀lákù obìnrin yìí pẹ̀lú kí ni pẹ̀lú owó kan tó fún mi kí ni rẹ̀ alifu riyal one thousand riyals ló fún mi mo wá fi so àmọ̀ kàá sí fanakul hadha kulu a sọ pé kulu náà ni lọ́sẹ̀ yín báyìí even though ọlọ́kẹ́lì máa tọ̀lá kàmọ́ kulu òní so definition ni pé kí ni kulu wù ní kí ni kéèyàn separate láàrin ọkọ àtìyàwó pẹ̀lú pé ìyàwó fún ọkọ ní owó kan tó òun náà wá sí ó ti àbí ìkànnà pè ní kulu lélẹ́yìí àwọn méjì wọ́n yínú sí dání inṣàlá ó ti yàbí náà ilé ìlànà pè ní alkhulu'u so kò ní specific weddings even though uh, the best one ni pé kí ẹ máa lo àwọn weddings kí ni khulu'u náà so eléyìí ni tàrífù alkhulu'u now mashru'iyyatul khulu'i so kí ni àwọn kan tá a fi mọ̀ pé khulu'u ó wà nínú islam kí ni kan tá a fi mọ̀ àwọn ni pé alukulu mashuruun wọ́n ni pé kúlùú nǹkan tí ọlọ́run ti ṣe lófin fún àwọn mùsùlùmí ni wọ́n lè máa lò ó tó bá ti nídẹ̀ lè kọ́ lè tààlà torí gbóníwà láà tí ọlọ́run ni pé fa in khiftum anla yukima hududala falajunaha alayhima fi maftadat bi ọlọ́run sọ ní ibi ayé pé tẹ bá ń bẹ̀rù pé àwọn méjì tó bá wà pẹ̀lú ara wọn láàyò kí máa hùdú dàlá wọn lè mójútó àwọn boundary sọlọ́n ti set kalẹ̀ that is àwọn hukuk azawjiya wọ̀n ní lè ṣe àtàbá fi wọ́n kalẹ̀ àwọn ilé wọ̀n ní ṣe hukuk azawjiya o yóò dẹ̀ mọ̀ dáwọ́ làkàlẹ̀ láàrin àwọn méjì tẹ́ bá ti rí pé ó fẹ́ rí bẹ́ẹ̀ o kí náà sọ wọ́n ní pé fàlájù náà hà lè hìmà wọ́n ní pé kò sí ọlọ́run pé kò sí wàhálà kàkà fún àwọn méjì yìí fi máa fi bí fún nínú nǹkan tó ṣe pé iftadat eléyìí padà sọ́dọ̀ kí ni obìnrin àbí fi ma iftadat bi so torí ẹ kò sí wàhálà kankan lórí àwọn méjì nípa nǹkan tí obìnrin tó fi ṣe fìdáwọ̀ ara rẹ̀ tó fi ransom ara rẹ̀ so wọ́n ní pé aya ìrísí wọn tó kà sí kí ni kúlùrù torí pé ó fẹ́ fi ọkọ̀ kalẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú fìdáwù pẹ̀lú ransom ó fún lówó so aya ìrísí bá ti rí pé òun gan ni definition kí ni alukulu taba nígbà tá a wá wo àyà yìí a rí pé ọlọ́run sọ pé kó gbúdọ̀ jẹ́ pẹ̀lú kẹ́límà kan àbí ó ṣáà ti fún lówó gbogbo tó bá ti fún ó ṣáà ti fún lówó òun náà wá yọnu sí wọn wá fi àwọn kalẹ̀ kúlù náà nìyẹn so àyà yìí ní sọ wọn tọ́ka sí pé kò sí wàhálà kan tẹ́yìn bá ti ṣerú nǹkan báyẹn wọn tọ́ka sí pé bóyá ó tọ́ka sí pé kí ni mashru'iyatu alkhul'i pé a lè ṣe ní islam ó ti yà bí tí ọlọ́run ní pé ẹ lè ṣe ó ti yà bí then wali hadith ibn abbas then torí uh, hadith ibn abbas rọ̀dí ọlọ́wọ́ àníhùmá anna mrata thabit ibn qais wàhíyà jamila orúkọ ẹ̀ náà nìyẹn orúkọ obìnrin tó jẹ́ ìyàwó fún thabit ibn qais nìyẹn so uh, wọ́n ní this particular woman atati nabi ó wá sọ̀rọ̀ ta ni annabi sallallahu alaihi wasallam fakolat ó wá sọ fún annabi ya rasulallah ilẹ̀ òjíṣẹ́ allah thabit ibn qais ṣe rí thabit ibn qais ó jọ́kọ̀ mi ma a'atubu alayhi so ida ko jẹ́ a'atubu àbí a'atibu even though a'atubu òun ló pẹ̀ níbi àwọn riwayat so ma a'atubu alayhi fi khuluqin wala dinin pé à ṣe rí thabit ibn qais yìí èmi ò criticize pé bóyá ó níwà kan tí ò da àbí bóyá ó ń ṣẹ̀sìn bí kò yẹ kó mọ ṣe rárá that's not the reason in criticize ẹ̀sìn rẹ̀ in criticize khuluq rẹ̀ náà walakinni akọrọhùl kúfúrọ̀ fi islam àmọ́ nǹkan tí mo ń bẹ̀rù ní pé kí ni kí n mọ́ ṣe kúfúrù nínú islam kí ló gbà lérò wọ́n ni pé ai wà níbi fútùtù ai anáhà takọrọhùl wùkú fi kúfúrọ̀ nílẹ̀ àṣír pé kò fẹ́ ma wà àìmúre sí àṣír àti ọkọ rẹ̀ torí pé òun náà ó fọ́ sábẹ́ kúfùrù níìmà sọkọ́ ń ṣe dáadáa sí ó ṣe báwọn àmọ́ kò fẹ́ kò fẹ́ kò fẹ́ wà ungrateful sí ọkọ torí tó bá lọ́dọ̀ máa nìyí kò ní fẹ́ ṣe nǹkan tó yẹ kó mọ̀ ṣe fún so olóhun bẹ̀rù kíni pé kò fẹ́ kó sí kíni yẹgẹ́ bóyá kò ṣẹ̀ṣẹ̀ dáadáa yẹgẹ́ bóyá kò níwà tó da àmọ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ rí mi lọ́dọ̀ máa nítorí pé kíni tí n bá lọ́dọ̀ máa nìyí mo lè ṣe kúfùrù al-ashir kó dàbí àwọn hadith mi gan wọ́n ó ní pé tí ó bá ti pé bóyá mo bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala pé ìbá tútọ́ sí lójú bí mo ṣe é tẹ̀dé olóhùn ti máa ìrìnà kò ní bóyá ó kẹ́ ìṣẹ́ náà ni kí ló ṣẹlẹ̀ tọ́ wallahu a'lam tí ó bá ti pé bóyá mo ń bẹ̀rẹ̀ Allah ni ìbá tútọ́ sí lójú ni ó ń tọ́ka sí bó ṣe kó ìra máa nìyí sí ṣe èyàn tó bá ó ti dé irú stéèjì àwọn nígbé kọ́mọ́kìnyà ẹ̀ máa dáwà làkalẹ̀ ni o so ó wá ní pé fakọ́lá nàbí anábì wa sọ fún eh, eh, imratu thabit bin qais àtàrùdínà alẹ́ ìhàdíkọ́ta ṣé àríkọ̀ tó fún ọ gáàdì tó fún ọ ṣé ọmọ àríkọ́nà padà fún gẹ́gẹ́ bí award gẹ́gẹ́ bí bí price so yà bí kọ́ọ̀lát ó ní pé náà bẹ́ẹ̀ ni máa ṣe bẹ́ẹ̀ fakọ́lá rasulullah anábà sọ fún thabit bin qais pé ikbalil hadíkọ̀ tọ wá gba àdíkọ̀ lọ́wọ́ obìnrin yìí wà tọ̀lík ha tẹ̀lé kọ́ta wá kí ni wá filẹ̀ separate kúrú lọ́dọ̀ ẹ̀ ó ti yàbí so ilé aláàsáná evidence tó tọ́ka sí pé a mọ́ ń ṣe kúrú torí pé ó gbowó ó gbà nǹkan lọ́wọ́ obìnrin náà kó tó filẹ̀ ó ti yàbí náà so ilé ni almasala al'ula now almasala to thaniya the second one òun náà ni alahkam almutaalikotu bihi àwọn ìdájọ́ tó wà connected mọ́ alkhulu'u wàlẹ̀ hikma tumin àti kí ni hikma tó wà behind the alkhulu'u aláwọ̀kọ́ ahkamul khulu'u àwọn ìdájọ́ khulu'u wọ́n ní pé ó pọ̀ gan in reality but tatalakhosu ahkamul khulu'i fil ati a ma summarize àwọn ìdájọ́ húlùrù níbi nǹkan tó ń bọ̀ yìí aláwọ̀kọ́ wọ́n ni pé annal húlùà ja izun wọ́n ni pé nǹkan tó mọ́ ń jẹ́ kí húlùrù kó wà ja is kó tọ́ náà ní kíni lisu ilẹ̀ ìṣirọ́tì bẹ́yìnà zaujain o náà ni pé kí ọkọ̀ àtìyàwó bọ́ ṣe ń live kó ṣe kíni kó mọ́ wà òkè so su ilẹ̀ ìṣirọ́tì bí kí ni bí a bí kí ọkọ̀ kó wà on friendly continue gẹ́gẹ́ bóyá gbogbo gbà gẹ́gẹ́ bóyá ọmọ sọ́ọ̀ nígbà mi ò gbogbo gbà ó sàmọ́ bínú ni ó mọ́ ń kanra ni àbí ìyàwó náà gbogbo gbà ó mọ́ ń kanra ni àbí àwọn kan tó pé ó ṣàtọ́ka pé kò sí that friendly environment láàrin àwọn ìyàwó méjì àti ìyàwó àtọkọ tó ń yà bí wọ́n ní pé wàlà yàkọ̀ọ̀rù ẹ̀mọ́gbọ́ wàlà yàkọ̀ọ̀rù ìlà bí ìwádìí màlíyìn so wọ́n ní pé a lè sọ pé húlùrù ti wọlé àyàfi tá a bá ti rí iwájú tá a bá ti rí nǹkan bí replacement bí price tí ó fi mọ́ gbára rẹ̀ kalẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ so yàbí tẹ̀fìrídùhù àzáwùjátù lè záwùjá èyí tó ṣe pé ìyàwó yóò mọ̀ fún ọkọ àmọ́ tá a bá ti rí iwájú mbẹ́ a lè pè ní húlù o ó ti bá wọn a lè pè ní húlù kò lè kúlù mọ́ kódà gan kò lè jẹ́ tọ̀láàkù náà kò lè jẹ́ tọ̀láàkù kò lè jẹ́ kúlù tó ń yà mí even though àwọn afáàmì sọ pé táàbà lè pè ní kúlù yóò mọ̀ padà sí tọ̀láàkù àmọ́ èyí tó wíkí ni kì í ṣe tọ̀láàkù kì í lè ṣe kúlù náà kò wọlé àyàfi tá a bá ti padà fún lówó tó ń yà mí now ẹja mention jẹ́ náà nǹkan tó yẹ pé a lè sọ pé torí àwọn kíní kúlù ti wá di ẹ̀tọ́ so tá a bá wo آه، ولو ابن ثيمين رحمه الله <clears throat> so ابن ثيمين رحمه الله uh, oh yìí báyìí ni wọ́n ní pé وعلى هذا that is nǹkan tá a fi mọ nǹkan tí tá a fi ń ṣe kúlùrù ó náà ni pé ìdàkánà zawj kọ̀lílà ṣuhúdi jama'a fi sọ́lá for instance ọkọ̀ ní sí báyìí kìí kí sọ́lá tó jama'a ẹgbẹ́ àwọn ọmọ kó sí kiri dada kìí kí sọ́lá kìí kó bẹ́yà kò rí kò rí mẹ́sídì tó fi kínú mẹ́sídì wà báyìí kódà gan bẹ́yà ọjọ́ kó bẹ́yà tó fi ìdébẹ̀ bẹ́yà kò ju one minute lọ àmọ́ kìí lọ sí jama'a láti lọ kínú ẹ̀ eh, pé that is a mistake pbs ni àbí náà ó wá ní pé àwòkọ̀ lílà sọ̀lá àbí kódà gan bóyá kì í kírun gan àwòkọ̀ lílà sọ̀lá bóyá èyí tó ń kí bí ó kéré àwọ̀ àkọlìwàlìdè àbí ó mọ́ ní sòbé àwọn pẹ́rẹ́ntì rẹ̀ àwọ̀ yàtà àmàlìbè rìbá àbí ó ń ṣe rìbá wà má àṣìbá àzálìkà àbí àǹkan tó jọ nǹkan tí ta sọ yín báyìí bí kí ni kó wà pẹ̀lú oníbídà kọmọ jókòó tó ní bídíà àbí àwọn kan tó pín tọ̀ka sí bídíà náà ẹ pé fọwọ́ àwòlà mi kan àwọn kìíní tó gbà àwọn kìíní ẹ̀ṣẹ̀ ni àwọn kìíní àbí but ẹ̀ tí ọ̀rọ̀ bídíà ó lè kó bá ìyàwó gan àbí náà afáwa ni pé fàlì záwùjà wọ́n ni pé ó tọ́ fún záwùjà and tatlubal khulu'a pe kó lè kíni kó béèrè fún khulu'u likaro hati ha dinahu torí pé ó hẹ́ ti ẹ̀sìn ọkọ̀ yìí torí kí ní mi hadith yẹ kí ló sọ mi ò hẹ́tì ẹ̀sí rẹ̀ mi ò hẹ́tì kí ni kúlùkù náà àmọ́ ìkànlẹ̀ standard náà ni so mi látàrí pé ó hẹ́tì ẹ̀ gan yóò mọ̀ wá áwọlá pé kó ṣe kí ni kó bèrè fún kúlù nǹkan tó kéré sí kí ni yẹn ó bèrè fún kúlù fún so how much more ẹ̀sìn àti kúlùkù ó ti yàbí wọ́n wá ní pé la siyama most especially anna ba'd al azwaj awala ma yakhtibu tajiduhu ya'ti bi suratin taruku lin nazirin torí pé most times nígbà mi àwọn tó ẹ mọ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀mọ́ ṣẹ́wọ̀ wá rí tẹ́lẹ̀ pé kò lẹ́sí tẹ́lẹ̀ ní tó fi wá fẹ́ afáni pé ara kò rí bẹ́ẹ̀ ìgbà míì tọ́kùnrin tó bá ti wà nkankan yóò mọ̀ sí bí màláìka ni so àwọn olọ̀ ń gbọ́ kódà àbúkọ̀díjà mò ń gbọ́ ní síráì kódà ó lè list àwọn lectures àbúkọ̀díjà fún ọ ó ṣàti mọ́ ìyẹn tá a fẹ́ fẹ́ yóò ti wá ń sàkàlẹ̀ fún nǹkan tí tọ́wọ̀n bèèrè àìnà Allah Allah fi kulli ẹ̀fẹ̀ eh, ya ni fi fi sàmà ọlọ́wà ní ní sàmà ni ok eh, tọ́ níbi ọ̀rọ̀ fìtínà níbo làwọn kọ̀dà sí alọ́dọ̀ àwọn afáàdà ni àwọn kọ̀dà sọ ṣé kọ̀rọ̀ bí kiri kan gbogbo ansa yìí ti náà dẹ̀ fún ọ àwọn tó bá ti wá délé báyìí ó máa change ni ó ti yé afáà ni pé fàbáàdù nas awala ma yaktibu tẹ̀jìdúhù mùtẹ̀nẹ́sìkà tó bá ti ṣe hitba fún obìnrin ẹ mọ̀ rí pé ó lẹ́sìn lára nǹkan tẹ́ mọ̀ rí nìyẹn bàṣú ṣe mọ̀ rí pé yóò mọ̀ rẹ́rin ni <laughs> hasan al-khulik ẹ mọ̀ rí pé kódà gan kúlùkù rẹ̀ ìwà tó dání ìdá tàhádàtà àyè mùkọ̀sírí fi sọ̀rọ̀ kódà gan tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó pé wọ̀nyí kírun tó wa ìdá tazawaja àwọn tó bá ti wá fẹ́ tán dọ́rùfà yóò padà wá wíkì ó ti àbí fàláyù sọ́lì kò ní kírun ima mutlakan eh, eh, bóyá kò ní kírun àtàrà ni àwòláyù sọ́lì máa jama'a bí kò ní kírun ní jama'a thumma ya'ti bi dish yóò wá wọlé pẹ̀lú kíni ẹ̀fẹ́ ìgbà tó fẹ́ wọlé kò ní dish bẹ́ẹ̀ bí ẹ̀hẹ́ bọ̀ ìgbà tó wá fẹ́ tán wà lọ mú dish wa ó ti bá wọn listik baálé kọ̀nà wa tàlfàdọ̀ ìyá láti fi mọ wo dsc àbí nǹkan mi wàhádà wá kí ọ̀rọ̀ wọ́n pé nǹkan tá a sọ yín báyìí ó mọ́ ṣẹlẹ̀ gan haithu taridu alena asila min hadha náà tó a mọ̀ rí question tó pọ̀ tó mọ̀ wá pé ah, ọkọ̀ mi ìgbà tó fẹ́ mi kò rí báyìí ìgbà tá a fẹ́ tán wá rí báyìí wọ́n ní kó mọ́ ṣẹlẹ̀ gan wà mithlu hadha la yumkin lil mar'a an tasbir alayhi falaha an tatluba al wọ́n ní pé irú nǹkan báyìí obìnrin tó bá lẹ́sìn lára kò ní lè ṣe sùúrù lórí nǹkan báyìí kò lè ṣe sùúrù wọ́n ni pé irú situation ìta sọ yín báyìí o a ó lè bèèrè fún kíni kúlùrù wọ́n ti rí pé ìwọ́tọ́ bá wo fíìmù tí àwọn bá ní pé tọ́ èmi ò fẹ́ yín mọ́ torí pé ẹ̀ ń wo fíìmù ẹ̀ pé ó lẹ́tọ̀ kó ṣe bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ wọ́tọ́ bá ń wo bọ́ọ̀lù àbú ẹ ti wọ how old are àbú ẹ ti wọ 30 ẹ ti ń wo bọ́ọ̀lù ní èjì yẹn wo bọ́ọ̀lù àbí ó ń ta géèmù ni ó ń ta ps ní 830 840 ó ń ta ps ah Allah understand. So age yẹn ó kàn increase ni àmọ́ mind yẹn will increase. That's the meaning. So the point to náà ni pé gbogbo nǹkan tá a sọ yín báyìí a lè lò ó láti O, pé kúlúrù ó lè bèrè fún kúlúrù. Ó ti yàbí? Náà. So so mo wọ́n mọ̀ ká nínú tíra ni. So dàtọ́ wọn fẹ́ gé tó bá padà déta tó bá gé tọ̀ ìmí kọ́ mo sọ bàbá ló lo kẹ́límà díṣì abi. Aha. So nísì báyìí ẹjá lọ sí ìkẹlẹ̀ kejì wọ́n ní pé nọmbà 2 àlàyàkọ̀ọ́rù mìnàrọ̀ ìrìn zaújẹtí àrọ̀ṣídàtì so wọ́n ní pé obìnrin tó ṣe pé kìí ṣe rọ̀ṣídà kí ni rọ̀ṣídà àti tí ò tí ní lákàí dáadáa kò tí ni ó ti wá di ìyàwó ọ̀rẹ́dì ẹ̀kọ́ pọ́sù dáadáa bí ó ti wá di ìyàwó rẹ̀ di wọ́n ní pé irú èèyàn báyìí kò lè sọ pé òun fẹ́ ṣe kúlúrù torí kò tí mọ mọ́tì ó ti àbí kò sọ pé òun fẹ́ ṣe kúlúrù lè anna gọ́ẹ̀rọ̀ rọ̀ṣìrà torí pé obìnrin tí ò bá ti ní rúṣìdù tí ò bá ti nílàkà ìdáadáa wọ́n ní pé la tamliku tasarruf lè naxil ahaliya torí pé kò ní kápá láti kíni láti mọ̀ ṣe tó bá wù then number three in our ahkam wọ́n ní pé ìdàkọ́lá àrọ́jùlù إذا خالع الرجل امرأته ملكت المرأة بذلك أمر نفسها wọ́n ní pé tí ọkùnrin tó bá ti wá gbà ó wá ṣe kúlò fún obìnrin wọ́n ní pé lẹ́yìn ìgbà yẹn wọ́n ní pé kí ni o pé obìnrin náà ó ti wá ní ó ti ó ti wá ònà rẹ̀ fúlẹ̀ báyìí ó lè ṣe tó bá wù ní sí ó ti yà àbí torí pé ní sí báyìí lamiyap zawj aleiha sultan pé zawuji yìí ọkọ yìí kò ní ẹni authority lórí obìnrin yìí mọ́ lẹ́gbàá tó bá ṣe kúlù fún no authority kódà gan o lè ṣe ìdàdíbò omi gan ó ti yàbí wọ́n wá ní pé wàlà rọ́jà àtàlẹ́hùn àìlèhà kódà kò lè ṣe rọ́jà àdàtí kò lè sọ pé tọ̀ ń ṣe tọ̀lákùnmọ̀ kò lè sọ bẹ́ẹ̀ torí kó ti gbowó ó ti yàbí ní nọmba 4 ní pé làyẹ́lhàkùl mọ̀kọ̀lì àtà طلاق أو ظهار أو إيلاء أثناء عدتها من زوجها الذي خلعها wọ́n ní pé èèyàn tán ṣe kúlùrù fún èèyàn tán ṣe kúlùrù fún wọ́n ní pé ọkọ ò lè ṣe tọ̀lọ́kẹ̀ ní wọ́n sọ pé ah, ó ń ṣe kúlù lọ́wọ́ ní sí báyìí ó ń ṣe ìdà lọ́wọ́ ká tó wá ní pé mo wá ṣe tọ̀lákù rẹ̀ kò tí yẹn ti ṣe kúlù already mo tọ́ wò pé ah, ìkúlù tá a ṣe gan kò tó ọ́yá tọ̀lákà again ara kò lè ṣe bẹ́ẹ̀ mọ́ torí pé kí ni kì í ṣe ìyàwó fún mọ́ ìyàwó nìkan lámọ́ ṣe tọ̀lámọ́ ṣe tọ̀lákà fún àbí eléyìí kì í ṣe ìyàwó mọ́ fún pé kò ní ẹni sùn tọ̀ lórí ẹ̀ ó ti àbí so kò lè ṣe tọ̀lákà fún obìnrin náà kò lè ṣe zihar ẹ mọ zihar àbí bí kí ẹ sọ pé ọjọ́ mọ́mì mi àbí mọ́mì lọ́jẹ́ so akpàdé bẹ̀ ṣọ́ta àlẹ́ ìṣá àbí àlè ọ̀lẹ́ ṣe ìlà òfin wọn kí láńpẹ́ ní ìlà ó dẹ́ni pé a ìní súnmọ́ mọ́ fún four months or two months or three months ìlà nìyẹn ṣe àpàdé bẹ́ẹ̀ ṣọ́ta àlà so wọ́n ní pé kò lè ṣe gbogbo àwọn kíní fún obìnrin láti ṣe kúlò fún nígbà tó ń ṣe ìdà lọ́wọ́ li anna ha tasiru ajinabi yatan an zauji àtúndí pé kì í ṣe zauji fún mọ́ ó ti di ajinabi ó ti àbí then number five wọ́n ní pé yẹjúzù lùkúlù fìlhaidi wa tuhuri wọ́n ní pé à ó tọ́ kí ẹ̀ ń ṣe kúlù oníkíni ní àsìkò haid tó gbé náà gátàkà náà sọ náà ni pé tọ́láàkù àlè tọ́láàkù ní àsìkò haid obìnrin tó ta sí tó ń ṣe haid lọ́wọ́ àlè ṣe tọ́láàkù rẹ̀ á padà dé mẹ́ṣọ́ tààlà àmọ́ ṣe o a lè ṣe tọ́lá a lè ṣe kúlù ní àsìkò haid náà tó ń yàbí wà túhìrì lẹ́dì ìjàmá àhàfi bákan náà a lè ṣe húlùrù nígbà tó yẹ pé kò ṣe haid lọ́wọ́ àmọ́ èyàn ti bá sùn rẹ́dì torí pé tọ̀lá kan náà a lè ṣe tọ̀lá kan obìnrin tó ṣe pé ó mọ ní síbáì èyàn ti wá bá sùn kò tí ṣe haidu kan kí àwọn tọ̀lá rẹ̀ kò wọlé kò tí ì mo sọ ní pé a lè ṣe tọ̀lá obìnrin tó ṣe haid lọ́wọ́ bákan a lè ṣe tọ̀lá obìnrin tó ṣe pé èèyàn ti súnmọ́ nígbà tó mọ́ kò dẹ̀ tí ì ṣe haidu kan ó mọ́ ní síbáyì kò tí ì ṣe haidu kan mo dẹ̀ ti súnmọ́ àgùrọ̀ ṣètò lákò rẹ̀ àgùrọ̀ dókó ṣe haidu kan àti súnmọ́ káwá ṣètò lákò rẹ̀ àpò àdébẹ̀ so àmọ́ kúlù wà lè ṣe gbogbo ẹ̀ ní ní àwọn àsìkò tá a sọ yìí tó ń yà mí ẹgbẹ́ níbi tọ̀lá kò mà affect rẹ̀ torí pé òun fẹ́ kò fẹ́ kú ìwọ lọ fẹ́ kó lọ àbí àmọ́ kúlù òun ló fẹ́ lọ kó so kò àfẹ́tì rẹ̀ tó yẹ àbí náà fa inna allah subhanahu atulakohu wọ́n ní pé allah subhanahu ta'ala wọ́n ní pé ó ṣe kí ni ó ṣe ìtìlákù rẹ̀ ọlọ́run sọ pé àmọ́ mọ́ ṣe ní àsìkò tó yẹ pé bóyá ó ṣe haid lọ́wọ́ unlike tolak wàfàtọ̀lìkù hunna lè ìyẹn ní ìyẹn ní kọ́ìdù àmọ́ ti kúlù kò ní kọ́ìdù kankan náà ọwọ́ ni pé wà láàmì ikọ̀ yìí dùhú bí zamani dúnà zaman sọ ọlọ́run sọ pé àsìkò yìí la ń ṣe kúlùrò àsìkò yìí àìṣe kúlùrò unlike tọ́lák tó yẹ pé ó ti sọ àsìkò tá ń ṣe tọ́lák so yín àbí yín kò bí a ká dúró báyìí torí time inshallah ẹ̀dá dúró báyìí torí time bí a question tó bá wà inshallah alibin inshallah so uh, hada. السلام عليكم ورحمه الله نعم. <coughs> نعم، وعليكم السلام